إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساءً واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار دجدج ببوكوية رابان كسسني ayin Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àwa ìrànlọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ sì ni àwa àforíjì rẹ̀ àwa ìsọ́dí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala níbi aburú àmìwá àti aburú àwọn sẹ́wà dájúdájú ẹni tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala bá tọ́ kò sẹ́ra kan tí ó tọ́ sọ́nà mo ń jẹ́rìí pé kò sí nǹkankan tó tọ́ sí ìjọsìn àyàfi Ọlọ́hun Ọba Allah subhanahu wa ta'ala nìkan ṣoṣo mo sì ń jẹ́rìí pé annabuwa Muhammad sallallahu alaihi wasallam ẹrú sí Ọlọ́hun Ọba ni ó òjíṣẹ́ Ọlọ́hun Ọba sì ní pẹ̀lú ibadallah Ọlọ́hun Ọba ni mo pẹ̀yìn olùgbàgbọ́ òdodo ẹ páyà Ọlọ́hun ní pàápàá ìpáyà Ọlọ́hun Ọba ẹ sì gbọ́dọ̀ fi ayé ìsílẹ̀ àfi kẹ́ jẹ́ mùsùlùmí o Allah bá subhanahu wa ta'ala tún sọ fún wa pé mo pé gbogbo ẹ̀yọ́ mẹ́niyàn pátápátá ẹ páyà Olúwa yín tó dá yín látara ẹ̀mí kan ṣoṣo látara ẹ̀mí ló sì ti fàjáde ẹni kejì rẹ̀ ó wá tànkà lára àwọn méjèèjì àwọn ọkùnrin bá tẹ́ fi ń bẹ̀ra yín láàrin ara yín ẹ ẹbí o dájúdájú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala alámòjútó ló jẹ́ lérí yìí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala sọ pé ó pẹ̀lú ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ páyà Ọlọ́run Ọba kẹ́sì máa sọ̀rọ̀ tó ṣe déédé tẹ́ bá ń ṣe ẹni tí bá ń tẹ̀lé tỌlọ́run Ọba àti tòjíṣẹ́ rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ló ti jèrè rẹ̀ tí fi ń gẹ lẹ́yìn wá gbaná ibadallah èyí tí fi ń dájú nínú gbogbo ọ̀rọ̀ òun náà ni ọ̀rọ̀ Ọlọ́run bá èyí tí sì fi ń dájú nínú gbogbo mẹ́nà kò sí è méjì pé ìmẹ́nà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ni èyí tí wọ́n fi ń burú jáìjù nínú gbogbo nǹkan àdádálẹ̀ ni ibadallah gbogbo ẹ jẹ́ ká páyà Ọlọ́run bá subhanahu wa ta'ala ká wọ́n wa wò lórí àwọn nǹkan tí Ọlọ́run bá subhanahu wa ta'ala ń sọ fún wa nínú al-Qur'an al-Karim nínú àwọn sẹ́ tọ́lọ̀ bá fẹ́ jẹ́ ká ṣe fún nìkan ṣoṣo nínú àwọn nǹkan tó ṣe wọ́n ti gbé fẹ́lómi pátápátá yàtọ̀ sí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala Ọlọ́run Ọba sì fẹ́ látọ̀dọ̀ wa Ọlọ́run Ọba fẹ́ kó ṣe pé òun nìkan láàmà sí fún Ọlọ́run Ọba subhanahu wa fẹ́ kó ṣe pé ọ̀dọ̀ àwọn tán gbára lé Ọlọ́run Ọba Ọlọ́run Ọba tún ní wa ala Allahi fatawakkalu Ọlọ́run Ọba nìkan ni ẹ gbẹ́kẹ̀lé o so Ọlọ́run Ọba ń ṣe hasru taqdimul al-mutaakhir in tó yẹ kó wá lẹ́yìn wọ́n ti síwájú so fi túnmọ̀ pé Ọlọ́run Ọba nìkan ni ká gbẹ́kẹ̀lé wa ala Allahi fatawakkalu in kuntum mu'minin tó bá ṣe pé olùgbàgbọ́ ni yíò tó bá ṣe pé olùgbàgbọ́ ni ibadallah ẹ má gbẹ́kẹ̀lé nǹkan mí yàtọ̀ sí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá ní wa tawakkal ala Allah gbẹ́kẹ̀lé ọlọ́wọ́ bá sẹ́ wa kafa billahi wakila ọlọ́wọ́ bá sì tó lẹ́ni tí yẹn gbẹ́kẹ̀lé ibadallah ìjọsìn yìí ìjọsìn tó gagẹ́ ni al-Imam Ibn al-Qayyim rahimahullahu ta'ala wọ́n sọ pé sẹ́rí tawakkul ìpele kan tó gani nínú ìjọsìn fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wani wa man kana lillahi wa man kana Allahu kafihi wa waqihi ẹni tó bá ṣe pé Ọlọ́run Ọba ti tó lẹ́ni tí ń gbẹ́kẹ̀lé lẹ́ni tí ma dáàbòbò fala matma'a fihi li aduwihi àwọn ọ̀tá rẹ̀ ò ní ní kẹkẹ tí wọ́n gẹ́ni lára Ibadallah Allah bá sọ nínú al-Qur'an al-Karim Allah bá ní ẹgbẹ́kẹ̀lé ẹni tó ṣe pé ala al-hayy alladhi la yamut ẹni tí ń sẹ̀mí tí ò ní kú ẹgbẹ́kẹ̀lé gbogbo ẹlòmí tí ẹ bá ń gbẹ́kẹ̀lé pátápátá ó lè kú lọ́la kódà ó lè kú alájì ti promise mi o wọ́n má sì ti promise mi báwọn àà kò sí mo gbẹ́kẹ̀ lálájì gan ni ó kọjá pé kíní Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nìkan lè yẹn gbẹ́kẹ̀lé o in tẹ́ fi rí àwọn annabi Ọlọ́run subhanahu wa ta'ala nìyẹn in tí wọ́n ń sọ fáwọn èèyàn wọn ìpé wà mẹ́lẹ̀ná allá na tawakkal ala Allah kí a ló dé táà ní gbẹ́kẹ̀lé ọlọ́run ọba wa qad hadana subulana ọlọ́run ọba ló tọ́ wa sójú ọ̀nà táwà yína àwọn akọ́lá mẹ́nà fúnra wa ẹwà wọn anábí ọlọ́run ọba ẹwọ láákàyì jùpájú sẹ́lẹ̀ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala sẹ́rẹ̀ lómi ọlọ́run ọba ó ọlọ́run bá ló fi kọ́kọ́ mẹ́nẹ̀ o bọ̀ tó náà bá débẹ̀ yọ́ pé ah chance ní gini ọ̀húnrọ̀ dí dáadáa bọ̀ tàwọn annabi ọlọ́run bá sọ pé waqad hadana subulana ọlọ́run bá ló tọ́ wa sọ́nà wala nasbiranna ala ma adhaytumuna gbogbo tẹ́ bá fi kàn wá láà ní sùúrù lé lórí wa ala Allahi subhanahu wa ta'ala nìkan náà ni wọ́n ibadallah Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n sọ fún wa pé law annakum mutawakkiluna ala Allahi haqqa tawakkuli tó bá ṣe pé ẹ máa ń gbẹ́kẹ̀lé Ọlọ́run Ọba ni bó ṣe yẹ kẹ́ ẹ máa gbẹ́kẹ̀lé Ọlọ́run Ọba la razaqakum kama yarzuqu at-tayr Ọlọ́run Ọba ó máa pèsè fún yín gẹ́bí wataruhu bitana ìgbà tí ó bá sì padà dé lálẹ́ báyìí yóò ti jẹun yó ibadallah ẹ jẹ́ ká gbẹ́kẹ̀lé Ọlọ́run bá subhanahu wa ta'ala ẹ jẹ́ kó ṣe pé ọ̀dọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala nìkan la ń darí èròǹgbà wa lọ Ọlọ́run bá subhanahu wa ta'ala nìkan la ń rí wọ́n ni walau tawakkala al tó bá sì pé ẹrú ma ń gbẹ́kẹ̀lé Ọlọ́run bá ni haqqa tawakkulihi gẹ́gẹ́ bó sì yẹ kíyàn gbẹ́kẹ̀lé ẹwọ ẹwọ ń tánàbí fi dé o haqqa tawakkulihi gẹ́gẹ́ bó sì yẹ kíyàn gbẹ́kẹ̀lé Ọlọ́run kéèsẹ́ sàyà mẹ́yọ̀tọ̀ náà bá kú náà ṣùgbọ́n ma pé ẹni yìí ni ó ṣe o ó kàn fi tọ́lọ́wọ́ bá máa ṣe sọpọ́tì ni tàdúwà ẹ ta bá fẹ́ yí àwòrán rẹ̀ fún wa àwòrán ìgbẹ́kẹ̀lé Ọlọ́run Ọba lódodo lára àwọn annabi Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nanu ẹ wá annabi Musa alayhi salam annabi Musa rí omi báyìí Fir'aun sì ń bọ̀ lẹ́yìn àtàwọn ọmọ ogun rẹ̀ in pè ní haqqo tawakkuli yìí nìyẹn pé kí èyàn gbẹ́kẹ̀ lọ́lọ́run Ọba ní pàápàá ìgbẹ́kẹ̀ Ọlọ́run Ọba kí ń ṣe pé tọ̀ ogun tó bá rámà ni ó máa ṣe báyìí ogun tó bá kù ní ká máa wá fàdúwà alẹ́ lásìkò yìí ara ò wọ́n wá ń sọ fún annabi musa pé inna la mudrakun à àwọn fìràún ó gbá mú annabi musa ní kalla kò rí bẹ́ bal ma'iya rabbi ọlọ́wọ́n ọba mi ń bẹ pẹ̀lú mi yóò sì tọ́ sọ́nà wọ́n ni qalu harriquhu wansuru alihatakum in kuntum fa'ilin ẹjú síná wọ́la mọ́ná pọ̀ ọlọ́mọba ni kúlná ya na rukuni barudan ìrẹ́nà tutù fan nabi ibrahim so yí ta ń pè ní hakọta wa kúlì yí niyẹ kéèsẹ̀ pé kí gbogbo ẹ̀ tí kíyàn ju gbogbo ẹ̀ lẹ́sọ́wọ́ subhanahu wa ta'ala ẹwà nabi sallallahu alaihi wasallam náà nígbàtí àwọn Quraysh lé annabi sallallahu alaihi wasallam abubakir radiyallahu anhu iwa ń páyà fán nabi ni o kìí ṣe pé abubakir yọ ya olẹ́ o gbogbo ilé àwọn ẹ̀kọ́ tí yẹn gbọ́dọ̀ ní pẹ̀lú àwọn sọ̀hábà nabi ni ẹ ẹlòmí ó fẹ́ yẹ́ kọ́rọ̀ ọdún yóò ní abubakir wọ́n gbẹ́n ìwọ́n ń sójòjò fala hawla wala quwwata illa billah abubakir ò bẹ̀rù fẹ́mi ara rẹ̀ o abubakir ń páyà bọ̀tẹ́lómí yóò fẹ́ fi àwọn sàhábà gbàstà wọ́n sọ fún Nábì sallallahu alaihi wasallam pé à tí kan nú àwọn ẹni yí bá fi tó bá fi bá wa báyìí à kí ni ó ṣẹlẹ̀ Ànábì sallallahu alaihi sọ fún wa pé kí lè rúngbà rẹ̀ àwọn méjì tó ṣe pé Ọlọ́run Ọba lẹ́ni ìgbà tó ń sọ fún Abubakar pé má banújẹ́ Ọlọ́run bá ń bẹ pẹ̀lú wa ẹ̀yin náà ẹ wá wo gbogbo àwọn tá a ti dákọ fún wa yìí ẹ wo bọ́lọ́run ọba ṣe là wọ́n ẹ̀san kíyàn gbẹ́kẹ̀lé Ọlọ́run ọba subhanahu wa ta'ala nìyẹn ibadallah gbólóhùn la hawla wala quwwata illa billah ìtumọ̀ rẹ̀ àyàfi pẹ̀lú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ibadallah bákanáà Al-Imam Ibn Qayyim rahimahullahu ta'ala wọ́n tẹ̀síwájú wọ́n ní tó wáyé pàá ń gbẹ́kẹ̀lé Ọlọ́run Ọba bó ṣe ká gbẹ́kẹ̀lé ni fi izalati jabalin an makanihi tó ṣe a fẹ́ gbé òkúta kó láyé rẹ̀ wọ́n ní wa kana ma'muran bi izalatihi wọ́n sì pa aláṣẹ pé ká gbé àpáta kó ní láàzálẹ̀kù yóò sì rí gbé kó ibadallah imani wa ni ya jáwó níbi ìgbẹ́kẹ̀lé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala imani wa ni ya jáwó níbi àwọn nǹkan tí yẹn ń kó papọ̀ mọ́ ìgbẹ́kẹ̀lé Ọlọ́run Ọba anábíwa Muhammad sallallahu alaihi wasallam ó láwọn kan ìgbẹ́kẹ̀lé Ọlọ́run Ọba sọ pé àwọn kan aljanna láì sísirò bidúni hisabin wala azab láì sísirò bẹ́ẹ̀ sí ni wọ́n ní jẹ́ àkẹ́kẹ́ wájú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala àwọn bí anábi pé àwọn woni anábi ni humul ladhina la yastariqun àwọn ni wọ́n yẹ wá ọfọ́ kí ma lọlé bàbá orúkí àkánsí kejì títí tẹ́yìn ó fi bọ́ sọ́wọ́ ẹni tí ó pòpò púpò fún yàn gbẹ́kẹ̀lé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ṣe rúkúyà fún ààrẹ anábi sallallahu alaihi wasallam sọ pé àwọn ni wọn kí ń wá rúkúyà kí wala yaktawun àwọn ni wọn kí ń wá pé ẹbá ń fi kìníkan jó kí wọn ni wala yatatayyarun àwọn ni wọ́n yí wá pé à tó bá rí dúdú báyìí ni ó jẹ tọ́kọ̀ bá yí báyìí ni ó jẹ tó bá ni ó so kí ẹ ma gbàgbọ́nú àwọn ogbúrú àwọn kan báyìí wọ́n ni wa ala rabbihim yatawakkalun orí ọ̀dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nìkan náà wọ́n gbẹ́kẹ̀lé ọ̀dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nìkan náà gbẹ́kẹ̀lé Ibn Qayyim rahimahullahu ta'ala sọ pé at-tawakkulu aslun ìgbẹ́kẹ̀lé Ọlọ́run Ọba ni ó li jami'i maqamatil iman fún gbogbo àwọn àyè iman yòókù ìpìlẹ̀ ní fún gbogbo àwọn ààyè ìmáni yòókù wal ihsan àti ìjọsí fún Ọlọ́run bá yíwà pín ìrìn Ọlọ́run bá báyìí wal jami'i a'malil islam àti fún gbogbo àwọn sẹ́ islam pátápátá wa inna manzilatahu minha in ti tawakulu jẹ́ fún islam pátápátá islam yau manzilatul jasadi min ar-ra'si in ti in ti ara tó jẹ́ fún orí ni anábi sallallahu alaihi wasallam wọ́n jẹ́ kó yíwa pé kílétà ní gbàgbọ́nú ọlọ́run bá kò sẹ́nìkan tó lè láò kílétà ní gbẹ́kẹ̀lé ọlọ́run bá subhanahu wa ta'ala kò sẹ́nìkan tó lè ràn ọ́ sí anábi sallallahu alaihi wasallam sọ fún abdullahi bin abbas ń pé ya gulam ìrọmọdé ihfazillaha sọ ọlọ́run ọba ó ma bá ọlọ́run ọba wájú rẹ̀ ìlàsà altafas alìlá tó bá fẹ́ bèèrè ọlọ́run ọba ni ó bèèrè lọ́dọ̀ rẹ̀ wà ìdàsta'in tafasta'in billah tó bá fẹ́ wá ìrànlọ́wọ́ ọlọ́run ọba ni ó wá ìrànlọ́wọ́ sọ́dọ̀ rẹ̀ ah, ra bàtà ẹsẹ̀ kankan láfẹ́ ra fún lágbájá ẹmọ̀ gbogbo alùmọ̀ lè ra in tó ju bàtà lọ fún ẹ̀ wọ́n kà áwò pé à bàtà ẹsẹ̀ kan ẹ̀kàjára gbogbo alùmọ̀ gbogbo ẹn tó wà láyé bá wátánù pé ẹ̀kàjára bàtà ẹsẹ̀ kan fún tọ́lọ̀wọ̀n ò bá kọ́ pé wọ́n rí bàtà ẹsẹ̀ kan rà fún wallahi wọn ní ríra inta nabi sallallahu alaihi wasallam sọ ni wa'lam anna al-ummata aw ijtama'u ala ò lè sí ọlá ń fà ní pẹ̀lú nǹkan tọ́lọ̀wọ̀n bá subhanahu wa ta'ala ti kọ fún ọ àyàfi pẹ̀lú nǹkan tọ́lọ̀ bá kọ fún ọ wọn ò sì lè ní ọ lára àyàfi pẹ̀lú nǹkan tọ́lọ̀ bá kọ lórí rẹ̀ nítorí náà ibadallah kí wá ló dé ìgbẹ́kẹ̀lé àwọn èèyàn pọ̀ ìgbẹ́kẹ̀lé àwọn nǹkan míì tó yàtọ̀ sí Ọlọ́run bá subhanahu wa ta'ala pọ̀ oríṣiríṣi àwọn àpẹẹlẹ làwọn èèyàn fi gbẹ́kẹ̀lé eléyìí ó gbẹ́kẹ̀lé kìíní ó wá gbé e dé lẹ́wù pé ó fún lé àwọn sí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala gẹ́bẹ̀ ẹni tó gbẹ́kẹ̀lé àwọn nǹkan pé àwọn nǹkan iní ó sọ́hun ó sì gbàgbọ́ nú agbára wọn pé ah, àwọn kìíní yìí gẹ́gẹ́ bí ẹni tó gbẹ́kẹ̀lé nǹkan pé à ah, tóun bá ti wọ́ kò sí tóun èé wà nù sí ẹni ọlọ́wọ́ bá ní sọ wọn but ọlọ́wọ́ bá fẹ́ lọ lára dáadáa kó fi fẹ̀sí hàn ní pé ó rí báyìí so ẹlòmí ó gbẹ́kẹ̀lé nǹkan míì tí ó sọ lẹ́lẹ́bọ wọ́n ti fún ní pé ma wé mara so yóò wá gbẹ́kẹ̀lé àbẹ́lòmí gbẹ́kẹ̀lé ẹlòmí tí yàtọ̀ sí ọlọ́wọ́ bá gẹ́gẹ́ bí olúwa bí àwọn tí wọ́n ni ẹgbẹ́kẹ̀lé ọmọ ọlọ́run ẹgbẹ́kẹ̀lé kìníkan ara ọ̀ ẹlòmí gẹun tún máa bí àwọn èèyàn pé ṣé ẹ gbẹ́kẹ̀lé mi ṣé ẹ gbà mí fala hawla wala quwwata illa billah àwọn èèyàn náà sì máa gbà ẹwà ara àwọn èèyàn lọ bíbá níbi àwọn ìdí àwọn ẹbọ yìí sí tá ah, bà mí alákàlà yìí pọ̀ ẹ̀bá ń wá nǹkan so ìgbà tí wọ́n wá nǹkan fún náà wọ́n wá tí ó gbé kó ní Islam ìbádọ́lọ́ ìpele aláwọ̀kọ́ táwọn èèyàn ò fi gbẹ́kẹ̀lé Ọlọ́run bá ní ó ìpele ẹlẹ́ẹ̀kejì ìbádọ́lọ́ ẹbọ lòun náà àmọ́ kò gbéyàn kó ní Islam ẹbọ lòun náà àmọ́ kò gbéyàn kó ní Islam ashirkul asgore òun náà ni pé kíyàn gbẹ́kẹ̀lé nǹkan àmọ́ gbà pé kí ní òun ní kankan nínú agbára Ọlọ́run bá àbí kò gbé sípò Ọlọ́run kò gbé e sípò kó ní nǹkankan ìbádọ́lá ẹbọ lélé iná o ìbádọ́lá ẹbọ lélé iná kí yàn sọ́ra gbogbo ohun tí yàn ma gbẹ́kẹ̀lé ẹlẹ́kẹta ìbádọ́lá èyí tó sì pé ẹ̀ṣẹ̀ ni èyí tó sì pé ẹ̀ṣẹ̀ ni kí yàn gbẹ́kẹ̀lé yàn nínú nǹkan ìbádọ́lá gẹ́gẹ́ bí kó ṣe pé kí yàn gbẹ́kẹ̀lé èyàn nínú nǹkan tó ṣe pé a haramu ni nínú nǹkan tó ṣe pé èèwọ̀ ni irú nǹkan báyìí ẹ̀ṣẹ̀ ni ibadallah bákan náà ibadallah ní bẹ̀rẹ̀ rẹ̀ tó ṣe pé kò ní jẹ́ kí kàmáàlì kí pípé kó bẹ fún tàwíìdìyàn ìmọ́ràn ọba lẹ́yọkan òun làwọn nǹkan irú àwọn ìgbẹ́kẹ̀lé míì kò sí tó ṣe ṣùgbọ́n kò ní jẹ́ kí tàwíìdìyàn pé

ẹ̀ ní bí ẹni kẹ́kẹ́kẹ́kẹ́ ẹ wo bó sì ṣe pàtàkì tó kíyàn gbẹ́kẹ̀lé Ọlọ́run Ọba àwọn sàhábà sì búra fún Ànábì sallallahu alaihi wasallam pé àní bí ẹni kẹ́kẹ́ àní bèèrè kẹ́kẹ́ lọ́dọ̀ ẹni kẹ́kẹ́ wọ́n ní lẹ́yìn ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam kú tí igi tí kanú wọ́n fi ń lu rànkúmí rẹ̀ tó bá bá náwọ́ búlálà ara ọ̀ wọ́n bọ́lẹ̀ fún àwọn wọn mọ́ni látara ìntàn ti sọ fún ànábì sallallahu alaihi wasallam ìgbẹ́kẹ̀lé Ọlọ́run bá pátápátá yóò jẹ́ kí tàwíìdì yẹn pé yóò jẹ́ kí tàwíìdì yẹn pé pé àníṣẹ́ ìbádọ́lọ́ lára rẹ̀ lára tí èjé kó pé náà ni lára rú àwọn kan báyìí náà ni pé bàbá lágbájá ah ìbá in sọ fún kó bá ń bẹ lọ́hun ṣe àpé nínú tó tọ́ téèyàn lè ṣe ni pé ẹni téèyàn tó jẹ́yàn dáadáa èyàn dáadáa ni o tí ó sì gbé e kalẹ̀ ní pé for hire ní pé for hire pé tọ́ ẹ máa bọ̀ wá ẹsanwó òun ó sì bá ń sàdọ̀ ara o ẹni téèyàn rí léyàn dáadáa pé ẹ̀dàkùnrin ẹ má gbàgbé mi inú àdúrà yín inú tó tọ́ ni tí for hire ó yẹ nínú tó máa ń jẹ́ kí tàwhídì yẹn péjú ní pé kíyàn pé Ọlọ́run bá gangan fúnra rẹ̀ kíyàn pé Ọlọ́run bá directly ní tàfi sọ pé kódà Umar Abubakri àwọn kìbárò sọ̀hábà àwọn sọ̀hábà tán jẹ́ àgbà sọ̀hábà wọ́n yí lọ bá wọn yẹn pé ó yá rántí mi nínú àdọ́wà kìníkà kìníkà ara ah, lè kàmáàlì tawakkulihim ala Allah torí pé wọ́n gbẹ́kẹ̀lé Ọlọ́run èyí tí ó ti máa wọ́dí ẹ̀ ní pé kò ní jẹ́ kí tawhid yẹn pé ìgbà tí ó padà yẹ́ èyàn fẹ́ máa kó sáwọn èyí tó jẹ́ haram ìgbà tí ó yẹ́ èyàn padà máa kó sí èyí tó jẹ́ shirku asghar kó tó mọ̀ wọ́n náà ti ń wé nǹkan ní ti ń wé nǹkan mọ́wọ́ wé nǹkan mára so yóò máa wá bọ́ kúwà wa ala rabbihim yatawakkalun tó sì ń gbẹ́kẹ̀lé Ọlọ́run Ọba wọn ṣètọ́nù ò ní agbára lórí wọn ìtọ́lọ́wọ́ bá ń sọ nìyẹn kò ní agbára lórí wọn ṣe rí ibi tí ṣètọ́nù ẹ̀rí pé àwọn tí ṣètọ́nù náà máa ń lò àwọn tí wọn ò gbẹ́kẹ̀lé Ọlọ́run Ọba náà ni in tí wọ́n náà ń ṣe tẹ́lẹ̀ ò gbẹ́kẹ̀lé Ọlọ́run Ọba ẹlòmí ló lọ láàrin òru ni tó bá ti wá láàṣẹ́ rí fẹ́ǹsì mi gangan àsìkò tó bá bá àwọn gangan àsìkò yẹn gangan ni mọ́ wá jí sí eré wà máa fọ́ mi so gbogbo àwọn nǹkan gbogbo àwọn nǹkan tí yóò ṣẹlẹ̀ ní ọmọ tó papọ̀ bóyá bẹ́ yóò bà gan bóyá rí gan máa ń fọ́ tẹ́lẹ̀ bọ̀ nígbà tó ti rẹ́yẹ tí ń bà ń wẹ́ ẹ̀dàkùn ẹyẹ dúdú ni o wọ́n sì ó ti lóhun ò ní sinmi o ó sì tún ti bẹ̀rẹ̀ padà báyìí fala hawla wala quwwata illa billah ibadallah ẹ jẹ́ ká gbẹ́kẹ̀lé Ọlọ́run wa subhanahu wa ta'ala nabi ni man ta'allaqa shay'an ẹni bá wé nǹkan mara wukila ilay sórí tó wé mara yẹn Ọlọ́run bó sì pa ó ti pẹ̀lú rẹ̀ ó ti olóò ní ìdìmí Ọlọ́run bí àwọn àwọn obi tí ó sọ dé ó sì lóò ní o gbẹ́kẹ̀lé mi Ọlọ́run bá bí olóhun oní nǹkan ló ma wé mara èyí tán bá ọ ṣe sínú fìlà ló ló ma wọ̀ kí àbí ọlọ́wọ́ bó sì pàtí pẹ̀lú tó tí ń dìkì wọn ibadallá ẹjíká ríra wá lórí ìgbẹ́kẹ̀lẹ̀ ọlọ́wọ́ subhanahu wa ta'ala barakallahu wa lakum fil qur'an al-karim wa nafa'ani wa iyyakum bima fihi min al-ayati wa dhikri al-hakim aqulu qawli hadha الحمد لله ثم الصلاة والسلام على رسول الله عباد Allah what are the factors that can aid a person that can strengthen reliance on Allah subhanahu wa ta'ala the first of those is thinking about the greatness of Allah subhanahu wa ta'ala and the superiority of Allah above his creations many people do not think about this so we think about the greatness of Allah subhanahu wa ta'ala, the greatness of His names and attributes, we will realize that indeed only Allah subhanahu wa ta'ala should be relied upon. When you, when you remember that Allah subhanahu wa ta'ala is hayyun la yamut, the forever living that will never die. If you remember that Allah subhanahu wa ta'ala al hayyul qayyum, the living, the self-sustaining, if you remember that Allah subhanahu wa ta'ala is al-awwal al-akhir, the first and the last. The one who has no beginning and who has no end. Al-Zahiru, the one above. Al-Batinu, the one who needs no one. Ibad Allah, when a person thinks about the greatness of Allah subhanahu wa ta'ala, you are forced to rely on Allah. It is when a person does not think about the greatness of Allah, the superiority of Allah subhanahu wa ta'ala, that is when he compromises in his reliance. The second thing about Allah, husnul dhanni billah, think good of Allah. Always think good of Allah. That is what the Prophet sallallahu alaihi wasallam taught us. That ana inda dhanni abdi bi. That Allah subhanahu wa ta'ala said that I am how my slave thinks of me. If you think Allah is who the Lord that will leave you, in your time of need. Allah will leave you in your time of need. If you think Allah will help me, Allah will help you, of course. So have good thought of Allah subhanahu wa ta'ala. Stop having bad thought of Allah as if Allah is your enemy. You know, many people, they consider Allah as Ọlọ́run ni òní ọdàpọ̀ Ọlọ́run ni ònífẹ́jẹ́ kárí sí àwọn alọ́gbẹ̀yàn Ọlọ́run. No, they will not utter it, but that is what they do. They, do you think anything can pass Allah subhanahu wa ta'ala? Those you are going through, can they do anything for you? They cannot do anything for you. That is why you have to rely on Allah subhanahu wa ta'ala. Think good of Allah. Allah is not against you. You are a slave of Allah subhanahu wa ta'ala. Allah subhanahu wa ta'ala is merciful. About Allah. From the things that will assist us in relying on Allah subhanahu wa ta'ala, and there are many about Allah, is that we should know that every other person apart from Allah is, is powerless they cannot do anything. Look at the Prophet sallallahu alaihi wasallam. He taught us this the best. Whenever the companions, whenever they would come to him, he would direct them back to Allah subhanahu wa ta'ala. Showing them that he has, no, uh, he has no power in the heavens and on the earth. Except whatever Allah subhanahu wa ta'ala permits. About Allah. Let us think good of Allah subhanahu wa ta'ala. Let us think about the greatness of Allah. Let us know that every other person is cannot help themselves. Many of those that people rely upon, Allah, they, they, the smallest thing happens to them and they can't, they can't help themselves. But you, st you still see people, they go to graves. They go to graves to worship graves. Subhanallah, the highest level of, of being insensible. Someone in the grave going to such person. When he was alive, he was the person was weak because he, he was only a slave of Allah. Now after he is dead, in Al-Barzakh, where Allah subhanahu wa ta'ala has planned for the good and, and those who do, who do bad. So that is when you think he will help you. فَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ About Allah, we need to reassess our thinkings. We need to assess the way we think of Allah subhanahu wa ta'ala and the way we think of the slaves of Allah. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولي ومولاها اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد